رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك بفن الله سبحانه وتعالى أترى لكم كاتي بفن النبو محمد صلى الله عليه وآله وسلم بتابع لأيدي لوري الصبر سورة سيسي oní pé a ṣàlàyé fún ara lánàá nípa ipé ṣòro ṣíṣe lórí nǹkan tí Ọlọ́run bá fi ọwọ́ ìlúmí ṣe fún yà ó tún lágbára ju ṣòro tí tẹ́yìn bá mọ̀ pé ó wá látọ̀dọ̀ Ọlọ́run fún ara gangan example alákọ̀ọ́kọ́ bí kí aburú kan ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ yáyàn sí èyàn ẹlẹ́ẹ̀kejì ní kébí kí ẹmà pé ó rẹ̀ ẹ̀ náà ni mo kà jí orí kan fọ́ mi náà ni eléyìí ilé sọ pé lágbájá ló jẹ́ kórí máa fọ́ mi but kìní kan ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ ọmọ àyá kan tó jẹ́ mùsùlùmí séyàn èyí mọ̀ pé ti ṣẹlẹ̀ sẹ́dàá báwo ló yẹ kí ẹn ṣe máa rí <clears throat> so àbíká ní pé àwọn nǹkan wo ló máa rẹ̀yàn lọ́wọ́ láti lè ní sùúrù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣàlàyé àdìmọ́lá ọ̀kọ́lánà o ní pé kẹrù máa kí rí wípé ọlọ́ọ̀bá so kí ẹ máa rí pé tọ́ ìgbà tó pọ́lọ̀ọ̀bá ló dá àwọn iṣẹ́ yìí ń kọ́ wo èyí ó ṣe sùúrù lórí àwọn nǹkan tó bá báyàn nínú tún sàlàyé dada lẹ́kùn rẹ̀ lánàá benin láti dúbẹ̀ láti gbélé ní inṣáàlá Sheikhul Islam Ibn Taymiyyah wá ń sàlàyé pé ìwà mọ́ fa idha shahida al-abdu anna jami'a ma yanaluhu min al-makruhi wa nam al so wọ́n ní pé tí ẹrú tó bá wo gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí nínú àwọn nǹkan o ó fẹ́ nínú àwọn nǹkan tí ó kórìíra tó bá dẹ̀ rí wípé èyí tó fa sábàbí kí ní nǹkan àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn ti ṣe ní kí lẹ́rú padà ṣe ẹrú wà jùkú ti ìmá ṣe tawba lọ sí ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ìmá túbá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala nítorí adé imáṣe istighfar an zammihim walaumihim walwaqi'ati fihim yóò bízi pẹ̀lú eléyìí kó níbi pé kó ma blame àwọn ẹnìkan kó ma bẹnu àtẹ́lù wọn àbí kó ma bú wọn kìníkan ẹ̀yẹlẹ́fà igbáwó wa idha ra'aita al-'abda wala yarji'u ila nafsihi bil-lawm wal-istighfar fa'alam anna musibatahu musibatun hakikiyatun hey wallahi nuqtatun muhimma wọ́n ní sel tá bá ti orí ẹrú tó bá jẹ́ kí bóyá tí kini ka bá sí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn muslimi kó wá má rí kó wá kọjú jà sáwọn ẹni billaw wa dham eh wọ́n ní personality pẹ̀lú mi ni wọ́n ní kìníkà kìníkà ní igbá àwó ní gbogbo bá wa sáàsù ní kó wá bízì pẹ̀lú eléyìn kọ́ o wọ́n ní pé tàbá ti wá ríyàn tí ń bú àwọn ẹlòmíì tó bá rí kí wọ́n fara ní kò wá padà sí inú ẹ̀mí ara ti ẹ̀gangan fúnra rẹ̀ ah, ni o ha ẹ̀mí rẹ̀ ni ọbẹnu àtẹ́lù mọ́ bu ẹnu lu ẹlòmíì fa'alam anna musibatahu musibatun hakikiyatun lọ mọ̀ pé musiba ẹniyẹ o àjálù ẹniyẹ o àdánwò ẹniyẹ o àdánwò gangangangan ní tán pè ní musiba tó bá wá musiba wallahi tán pè ní musiba tó bá ti lè máa ronú tó máa fi síbi pé ẹ̀mí ara mi gan kọ́ kíyàn wà fast lẹ́nu ṣe mi gẹ́gẹ́ fún àmì ọmọ contribute sí kìí báyìí kí mú kí wallahi musibẹ̀ ni yóò musibatun hakikiya musibà pàápàá ni wa idha taba wastaghfara wa qala hadha bi dhunubi wa sara fi haqqihi ni'ma àmọ́tẹ́ ni ẹbá ronú a tó wá túbá lọ sọ́dọ̀ lọ́ọba tó tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kó ní pé ah in tó ṣe mí yíò ẹ̀ṣẹ̀ mi ni àwọn ẹ̀ṣẹ̀ mi tó pọ̀ ni wọ́n ni ẹ̀dí in tó wá ṣẹlẹ̀ sí yóò wà di ni'ma ẹjẹ̀ fún ilé example kan Ka'b bin Malik radiyallahu anhu nígbàtí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe tí Ànábì sallallahu alaihi wasallam tó wá pàṣẹ fáwọn mùsùlùmí ipé kí wọ́n yẹ Ka'b bin Malik kí wọ́n yẹ lódì fún iye ọjọ́ báyìí ẹ̀yẹ Ka'b Malik ẹ̀yẹ lódì 40 days ó padà di 50 days Ka'b bin Malik kò torí ẹ̀ wàláhì kó sọ àwọn mùsùlùmí dọ̀tá tó ti pé ó mọ̀ pé nǹkan sí òun àmọ́ látàrí ẹ̀ṣẹ̀ òun ni kí ni dítà àwọn mùsùlùmí tó ṣe pé tabára lánàá wọ́n dunú sí mi ó wá dè ní wọ́n wá ń pọ́jú malik ni malik anhu k'o wà pẹ̀lú mi ah, ah, èmi ti mọ́ à èmi kódà aṣíjọ tẹ́ẹ̀sẹ̀ bọ́ fòkòtò kankan ní àwọn méjì yóò kù tán jẹ́ tí ànẹ́bì jọ ń pẹ̀lú káàbì Malik lórí tí wọ́n ṣe àwọn rí pé ìntàṣe ni àwọn méjì yóò kù lè jáde mọ́nulé wọ́n sun ẹkún nulé Malik radiyallahu anhu àwọn tí wọ́n ní àwọn ọmọ lọ káàkiri wọ́n ní àwọn tún wá wájú ànábì pé assalamu alaikum àwọn olùpá ànábì ò ní mú fẹ́ lọ́wọ́ ànábì ò dáhùn salama ẹmọ̀ káàbù wọn rí pé ah èmi náà ẹ̀bà mo dára bẹ́ẹ̀ni àwọn ọmọ wó pé ẹ̀ẹ́ ẹwà wo ṣe tó gbé kíní kíní gánà à ṣe mo ti ní pé mo ti túbá náà mo ti túbá náà kọ́nà mo ti jẹ́wọ́ pé lóòtọ́ mo ṣe kíní kí wá ó rí pé àà tán bá fìyà jẹ mí ó tó bẹ̀ ojú bẹ̀ lọ káàbí malik kódà wọn lọ sọ́dọ̀ àwọn fámílì rẹ̀ wallahi anybody àti káàbí malik débi pé wọ́n ní madina táwọn ti dàgbà ó sì dìlú àjòjì sáwọn madina tán ti dàgbà ó di kíní sí wọn ó dìlú àjòjì bí pé à madina má ní ṣé madina tàwà iná ni ẹwù ẹ̀kọ́ ní tẹ́mù yẹn ọba ṣe rọ̀sán kọ́ ni ìkanú àwọn ọba kírísítẹ́nì gbáyẹn nígbà tó wá rí tó ń ṣẹlẹ̀ ó rí pé àwọn mùsùlùmí ti yan káàbì máàlì tí wọ́n ti yẹ lódì ẹwọ́n tó wá ṣe ní ó wá kọ lẹ́tà sí ẹwà dẹ́wò ó kọ lẹ́tà sí káàbì máàlì radiyallahu anhu wàláhì káàbò torí ẹ̀ kó fi àwọn ya rẹ̀ lẹ́kọ́ àtàlẹ́ àwọn kìfèrè ibi tí ṣẹ́gẹ̀ wọ̀n kí ni ó máa ń jẹ́ tẹ́sì ìkìláàsì ni tẹ́sì ìkìláàsì tó bá ń gó tu àwọn kíní kan tó wá ń rí pé ókè kódà kó jẹ́ pé reality wọ́n tí è ṣe kí bóyá ọ̀rọ̀ ipé ọ̀rọ̀ ipé bí ẹnìkan bẹ́ẹ̀sì jẹ́ o tó á kí bí ẹnìkan bẹ́ẹ̀sì jẹ́ ni yọ́rọ̀ yóò gbógun ti yóò straight ni bọ́ mọ́ rí pé bóyá ìnira kan ń ṣẹlẹ̀ sí látọ̀dọ̀ mùsùlùmí wallahi àfikíyàn ní sọ́gbọ̀n kó wá mọ̀ wípé ẹ̀ṣẹ̀ mí náà pọ̀ wá ronú pé wá kàn ronú ìsìn ìsìn last week wá káùntì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe tó bá jókòó tó bá jónílà káyé ó rí pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe yìí o tí ń bá jẹ times one million tí mo jẹ lọ́wọ́ ẹ̀ ó tó bẹ̀ ojú bẹ̀rẹ̀ ẹwọ́ átàkìtàkà fún alálẹ̀ ike Abdullah ibn Mubarak radiyallahu eh, anhu àwọn salaf àbí mi nínú wọn náà wọ́n ma ń sọ wípé àwọn ìnìlà àṣìlá ìṣẹ̀lọ́ ọba lè ní ma wá rí átàrù ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ma rí lára ìyàwó mi lé àti lára àwọn nǹkan gómìnà ẹwọ́ tán lè count everything dé pé ah mo kà wọlé bá ìyàwó mi tí mo rẹ́ ìsí láàárọ̀ mo kà wọlé rọ̀lẹ́ ó kẹ̀bẹ̀ sí ní makọ́ sí mi ma pé eh ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ ní o mọ́tò mi tí mo fẹ́ wà ó kà start mọ́tò mọ́tò tún sí ẹmọ́ ah wàláì mọ̀ pẹ́ṣẹ̀ ni mo ah ó sì tó ṣe máṣíni náà lọ́nà máṣíni tí mo gòdé tí mo kà páàkì kalẹ̀ bó ẹkí mùsùlùmí ṣe ọ̀gẹ́ pé kí nìkan

sẹ́wọ̀ntẹ́lò ìmọ̀ ṣe ni òun lọ mọ́ gangop àwọn èèyàn against àwọn musulmi òkú ni òun lọ mọ́ gangop àwọn èèyàn wọ́láyé ọmọ tánkà olófàdébẹ̀ o because ṣẹ́rí tẹ́bá ní kẹwàá àwọn èèyàn báyẹ̀ sẹ́mọ́ ṣẹlẹ̀ tó bá ti fúra pé kí ní kan ṣẹlẹ̀ sí báyìí òun ló tẹ̀tẹ̀ lọ mọ́ gangop ni ẹ̀ẹ́ ó ti dá ó ti dá ó ti dá kò sí wàhálà ah, ó ti dá báyẹ̀ Allahu Akbar ibo ni sọ́bùrù wà níbi ọ̀rọ̀ láìbì níbo ní kíyàn bẹ̀rù ọlọ́ọ̀bá kíyàn máa rí gbogbo nǹkan gẹ́gẹ́ bí pé ẹ̀ṣẹ̀mí ẹ̀ṣẹ̀mí ẹ̀ṣẹ̀mí ní níbo ló wà lọ́rùn wa ẹ̀yin mùsùlùmí ibo ni ìkọlásù wà lára wa sincerity dà lára wa sincerity dà nínú tàǹṣe sincerity dà ìkọlásù dà nínú ọ̀rọ̀ wa nínú sẹ́sí wa nínú Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn sọ wọ́n ni wà ìdá tábà wà staghfara ẹ̀rú yìí tó bá wá túbá kò mọ́ rí wípé ah personal issue ni ó rí pé kódà kó jẹ́ personal issue ẹ̀ṣẹ̀ tèmi ní nǹkan yóò mọ̀ rí kí ni in tó ń rò bóyá fún irú ẹni wọ́n ní kọ́lá aliyu bin abi talib radiyallahu anhu wọ́n ní aliyu bin abi talib wọ́n sọ wọ́n ní kalimatun min jawahiril kalam wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára nínú ọ̀rọ̀ ni wọ́n ní la yarjuna abdun illa rabbah ẹ̀rù ní orúkàn la yarjuna abdun illa rabbahu wala okay يرجون عبد إلا ربه ولا يخافن عبد إلا ذنبه ẹrú kí ń ro kankan àyàfọ́lọ̀ ọba rẹ̀ kò sì kí ń bẹ̀rù kankan àfẹ́ṣẹ̀ rẹ̀ ẹrú kí ń ro kan ẹni kankan wà láàfọ́lọ̀ ọba nìkan kì sì kí ń bẹ̀rù kankan wà láàfẹ́ṣẹ̀ rẹ̀ tẹ́sẹ̀ wa bá di oòrùn kó oòrùn tí bá mú lára wa kò sẹ́lì kankan tí ó kò lórí rẹ̀ lọ ẹsẹ̀ wa tó bá di oòrùn oòrùn lára wa a ní kò sẹ́lì kankan ló wa mọ́ tí ó kò lórí rẹ̀ lọ oníkálùkù á tilẹ̀kùn mọ́nú yàrá ni kódà nínú ilé gan ìyàwó tilẹ̀kùn mọ́ra rẹ̀ lọ́tọ̀ ọkọ tilẹ̀kùn àtúwá ní múrí wọ́n ni àfáàtùwà mọ́ sọ wípé ma nazala bala'un illa bi rabbin mọ̀ pé bala'un kí sọkalẹ̀ o àyàfi ní jíìtù ẹ̀sẹ̀ tán sẹ wala rafa'a illa bi tauba kìdẹ̀kí ń pò nílẹ̀ àyàfi pẹ̀lú àtauba amdi Allah subhanahu wa ta'ala kó sí ẹni kọ̀kan wá sí kò ń gẹ́ orí kó sì wá nínú àwọn tó ṣe sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kó sì wá nínú àwọn tó ṣe pé yastami'una al-qawla wa yattabi'una ahsana àwọn tí wọ́n gbọ́ọ̀rọ̀ tí wọ́n sì tẹ̀lé èyí tí ó fi ń dájú mẹ́ an bí Allah subhanahu wa ta'ala kó wà fákọ́ ní kọ̀kan wa hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka wa bihamdik